Say this loud and clear where you are. Don't negotiate with the enemy in this kind of prayer. Don't listen to the next person to you. Just pray your own with violence and with power. Ẹ Battle. Can you say that loud and clear? That defeated my parents. Tó borí àwọn òbí mi. You cannot defeat me. Can you shout that loud? Make your voice louder than that. Jẹ́ kò Jesus. Jesus, Ní orúkọ Jésù. Thank you, Jesus. Ẹ̀sùn Jésù. Mapari alikatendeka. Ndaribo sopondeke yaba. In Jesus' name we pray orúkọ Jésù la Father, we thank you for a time like this before you. Bàbá dúpẹ́ fún irú àkókò báyìí ní I will praise your holy name for this wonderful Sunday morning. A orúkọ mímọ́ rẹ fún ọjọ́ ìsinmi orúkọ mi. Accept our thanks in the name of Jesus. Ẹ̀gbọ́n ọpẹ́ wa ní orúkọ Jésù. Father, lay your hands upon us. Bàbá ẹ ọwọ́ yín lé wa. Open our understanding. Ẹ sì ní òye. In Jesus mighty name we pray. Ní orúkọ ńlá Jésù la Let's have a seat, God bless you. Ẹ jẹ́ kí a jókòó olúwa yóò bùkún fún wa. as was announced last Sunday. Ṣé a Sunday tó kọjá? every third Sunday in the month. Ṣé gbogbo Sunday kẹta nínú oṣù? We're going to have a family teaching session where you can ask questions. Nínú èsì ẹni béèrè àwọn ìbéèrè. Pray a panel of ministers to answer this question. Àwọn ìsọ̀rí àwọn ìránṣẹ́ náà yóò wà láti fèsì sí àwọn ìbéèrè náà. This is power by the Happy Home Ministry. Èlé láti oníṣẹ́ ìránṣẹ́ ti ìdílé aláyọ̀. A ministry responsible for keeping happy home. Iṣẹ́ ìrọ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ tó wà láti máa jẹ́ kí àwọn èèyàn ní ayọ̀ nínú ilé wọn. Today is the first edition. Òní ni ẹ̀dá rẹ̀ sí ní. And then subsequently, every third Sunday like this, instead of our normal search description. scripture. Tó bá We go into a small teaching on the family. A ó lọ sí under the general theme war against marriage killers. Lórí àkórí gbogbogbò tá ogun lòdì sí àwọn tó ń ka ìgbéyàwó. And then you can ask questions. Lẹ́yìn èyí, ẹnìwádìí rẹ̀. Anything bothering about the family and the àti ohunkóhun tó bá ń da ọkùnrin láàmú nípa ẹbí tàbí ìdílé. I pray that the Almighty. Àdúrà mi ni pé Olódùmarè. Will bless every family, every home in the name of Jesus. Yóò súre fún gbogbo And the rage of the marriage and home killer. Ìrúlẹ̀ gbogbo àwọn tó ń fa ìgbéyàwó àti So rampant now. Tó wá sí wá gòdè kan They not destroy you in the name of Jesus. Yóò pa wá run Some years back ọdún mélòó kan sẹ́yìn. we learned the song there. a kọ́ ẹ̀kọ́ orin kan níyì. I like to sing that song again today. ó fẹ́ kẹ́kọ̀ọ́ orin náà lẹ́ẹ̀kan sí lónìí. my marriage shall be a blessing. ìbùkún ni ìgbéyàwó mi yóò jẹ́. my home for signs and wonder. ilé mi yóò wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyá. I will see my children's children. ó fojú mi rí àwọn ọmọ ọmọ mi. just see it. báyìí ni lo àwọn ọmọ Àwọn mélòó sí remember that song? Mélòó nínú wa ló rántí orin yìí? Mélòó sí remember sing lẹ́sẹ̀ yìí? Ṣé àwa ta rántí ká kọ́? Try it again. Sọ́lẹ̀ sọ́lẹ̀. Amen. Amen. My marriage shall be a blessing. My home for signs and wonders. I see my children, children, thus fear the Lord of hosts. Can you say that one? I see my children, children gẹ́gẹ́. I see my children, children, the fear, the Lord of Amen. The war against marriage killers. In Genesis chapter two. Genesis yóò rí. Genesis chapter 2. Genesis orí kejì orí fún verse eighteen. A ó kà láti ẹsẹ̀ kejì ní ogún. Genesis eighteen. Genesis chapter two to eighteen. Genesis orí kejì ẹsẹ̀ kejì. God started the process of creation in Genesis chapter one. Ètò ìṣẹ̀dá ohun gbogbo ọlọ́run bẹ̀rẹ̀ ní orí ìwé kìíní And he began to create. Ó sì bẹ̀rẹ̀ sí ṣẹ̀dá àwọn kan. And he said, this is good. Very good. Very good. Everything that he created. O God looked at it. And they was very good. And then we started to read about that very good, very good, very good very good Genesis chapter one. Genesis. But when we come to Genesis chapter 2. Nígbà tí a dí orí Verse eighteen. We saw something that God said was not good. A rí Genesis two eighteen. Genesis orí And the Lord God said. Olúwa Ọlọ́run sì wí It is not good. Kò dára. That the man should be alone. Ní ọkùnrin náà tí ó nìkan máa I will make him an earth it for him. And out of the ground the Lord formed every beast of the field. Láti inú And every fowl of the air. Gbogbo àti ẹyẹ. And brought them unto Adam to see what he would call them. And sì Adam called every living creature. thereof. And Adam gave name to all cattle. Ádámù sì sọ And to the fowl of the ayẹyẹ ojú ọ̀run. and to every beast of the field. àti ẹranko ìgbẹ́ gbogbo. but for Adam. ní orúkọ ṣùgbọ́n fún there was not found. a kò rí. and help made for him. olùrànlọ́wọ́. It could not be a companion of the lion. Ó dàbí rẹ̀ fún kò lè jẹ́ abánikẹ́gbẹ́pọ̀ pẹ̀lú kìnìún. Companion of the snake. Kò lè jẹ́ abánikẹ́gbẹ́pọ̀ pẹ̀lú àwọn ejò. Companion of the bird. Kò lè jẹ́ abánikẹ́gbẹ́pọ̀ pẹ̀lú àwọn ẹyẹ ojú ọ̀run. It could not be a companion of all those animals that he gave names to. Kò lè máa bá àwọn ẹranko tó fún lórúkọ láti máa bá wọn dọ̀rẹ́. They were not suitable. Tó. So, Verse 21. And the Lord God caused a deep sleep to fall upon Adam. Olúwa Ọlọ́run sì mú kí oorun ìjìká fún Ádámù. Ó sì And he took one of his ribs. Ó sì yọ ọ̀kan nínú And broke up the flesh thereof. And the rib which the Lord God had taken from man. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí A woman. Mọ obìnrin. The womb man. Woman. Obìnrin and brought her unto the man. Ó sì mú un tọ ọkùnrin náà wá. And Adam said, Adamu sì wí pé, This is now bone of my bones. Èyí yìí ni egungun nínú egungun mi. And flesh of my flesh. Àti ẹran ara nínú mi. It has become woman obìnrin ìyàwó náà ti wọ taken out of man. nítorí tí a mú un jẹ́ láti ara ọkùnrin wá. therefore nítorí náà. shall a man leave his father. ni ọkùnrin yóò fi ṣe sí bàbá. a man shall leave his father and his mother. Ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀. And shall now cleave unto his wife. Yóò sì fà ara mọ́ ara aya rẹ̀. And they shall be one flesh. Wọ́n ó sì di ara kan. In those two verses. Nínú àwọn ẹsẹ̀ díẹ̀ wọ̀nyí. You find the foundation of the home. Ibẹ̀ la rí ìpìlẹ̀ ìdílé. The foundation of marriage. Ìpìlẹ̀ ìgbéyàwó. As of the time God established this. Nígbà tí Ọlọ́run ṣe ìgbékalẹ̀ eléyìí. No church. Kò sí ìjọ nígbà náà. No congregation. Kò sí ìkórajọpọ̀ àwọn ènìyàn. No Christianity. Kò sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì. The marriage was an institution that came even before the church. Ìgbéyàwó jẹ́ ìgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ ṣáájú ìjọ Ọlọ́run. The topic of killing marriage killers should be our desperate heart cry this day. Àkòrí pípa àwọn tó ń fa ìgbéyàwó run ó lájẹ́ pé ohun tí a fún ní òde òní. This is the life of the destruction the devil is doing in the home now. Àbá against the body of Christ. About wele látàrí ìṣe èṣù nínú àwọn ìgbéyàwó àti nínú ara Kristi lóde òní. More than at any other time. Àwọn ilé àwọn mọ̀lẹ́bí wọ́n forí sọ́kọ̀. Even pastors are divorcing their wives and marrying their secretaries and marrying their accountants and marrying somebody else. Àwọn olùṣọ́ àgùntàn gan wọ́n kọ ìyàwó wọn sílẹ̀ wọ́n sì ń ṣe akọ̀wé wọn tàbí àṣírò owó fún wọn. The house is not the home. Ilé tá gbé kì ṣe ibùgbé. There are two different things. There can be a house without a home in it. Ìpín lè wà láìsí ìdílé ní inú rẹ̀. The real home. Ilé tà ń sọ ní pàtó. Is built by a man and a woman joined in marriage and their children. Ọkùnrin àti obìnrin tí a sopọ̀ nínú ìgbéyàwó bímọ àti àwọn ọmọ wọn náà máa ń kọ́. Home is the foundation of a strong nation. Ìdílé yìí òun ni ìpìlẹ̀ orílẹ̀-èdè tó If there is a problem in the family, it goes the nation. ìṣòro kan bá wà nínú ìdílé á tàn lọ sí orílẹ̀-èdè. It's the foundation of the society. Òun ni ìpìlẹ̀ ìdílé àti àgbègbè. Once there is problem at that level there will be problem everywhere. Bí ìṣòro kan bá wà ní ìpele ìṣòro á wà ní ìdílé. Because the home is a republic within a republic, a country within a country. Nítorí pé ìdílé ó jẹ́ ilé nínú ilé ó jẹ́ orílẹ̀-èdè nínú orílẹ̀-èdè. So the devil hates the home with perfect interest. Nípa báyìí èsì ó kórira ìdílé pẹ̀lú ìkórira. The devil knows that if he can successfully penetrate the home. A mọ̀ pé tó bá ṣe é ṣe fún un láti wọ ẹlú He can infiltrate the home. tó bá ń ṣe é ṣe fún un láti kó làásìgbò wọ iná ìdílé. tie the home. tó bá ṣe é ṣe láti pa ìdílé run. then would destroy the nation. ní bàbá yìí á ṣe é ṣe fún láti pa orílẹ̀-èdè run pẹ̀lú. this is why polygamy is a very wicked thing. ìbílẹ̀ tó jẹ́ pé ìkóbìnrin jọ ohun tó burú jáì. it causes plenty of destruction. nítorí pé a máa ṣokùnfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìparun. unfortunately the naked truth. ó sì wá sílẹ̀ àná òtítọ́ pọ̀rọ̀ ohun tó wà ń bẹ̀. that the devil has achieved a high level of success. Ni pé èṣù ti ṣe àṣeyọrí lọ́pọ̀lọpọ̀. In this regard. Nípa ohun tá à ń sẹ́nu kan yìí. That is why somebody, a man of seventy-five years. Ìdí rẹ̀ ti lẹ́pẹ́ èèyàn kan tó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gọ́rin. Man seventy-five years old. Ọkùnrin tó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gọ́rin. To take his wife who is seventy years old. Ó wá lè mú ìyàwó rẹ̀ tó jẹ́ ọmọ àádọ́rin ọdún. To court lọ sí ilé ẹjọ́ seeking for divorce. tó ń wá pé òun fẹ́ kọra wọn sílẹ̀. two old people àwọn ènìyàn méjì kan ti darúgbó and the judge adájọ́ wà láti simple question. ó wá béèrè béèrè tó rọrùn. how long have you been married. ṣé ó tọ́dún mélòó tẹ́ fi ṣègbéyàwó. pẹ́ tó tẹ́ ṣègbéyàwó. ó ṣe forty five years ọdún márùndínláàádọ́ta. but if you been married for 45 years, tó bá yẹ pé ṣe pọ̀ fún ọdún márùn-ún ní àdọ́ta. Why do you deserve it now? Kí ló dé tẹ̀ fún àtú ìgbéyàwó náà ká báyìí? The said my lord deserve it. Ọkùnrin náà bá sọ Olúwa ní ẹ̀tù ká the woman was crying. Obìnrin náà bá ń sọ pé. When was the man saying deserve it deserve it? Èyí ti tọkùnrin náà ló sọ pé ẹ̀tù ká ẹ̀tù ká. A girl of twenty-one years. Ọmọbìnrin ọ̀dọ́bìnrin ọmọdún mọ́kànlélógún. I capture the man. Ó ti fa ọkàn ọkùnrin. This girl was younger than the man's last daughter. Ọmọdébìnrin ó kéré ní ọjọ́ orí ju ọmọ ọkùnrin ó kéré is breaking the home. Nísìnyí ó wá ń tú ilé rẹ̀ ká. Is an attack of the enemy. ọ̀tá ló jẹ́. With hard cases. A ti bọ́ nípa àwọn ọ̀ràn. A mother here brought the son in law and a wife to my office. Ìyá kan ní ó mú ọkọ ọmọ rẹ̀ wá sí ọ́fíìsì mi àti ìyàwó been married for five years. Fún ọdún márùn-ún gbáko ni wọ́n Five years no sex. Ọdún márùn-ún kò wọn. The man comes ọkùnrin bá dé. wears double trousers. á wọ ṣòkòtò méjì. facing the under part of the bed. á kọjú sí ògiri. five years. fún ọdún márùn-ún. fáàtì mà bá béèrè lọ́wọ́ ọkùnrin náà. you been married for five years. ọdún márùn-ún ló ti ṣègbéyàwó. no sex kò sí ìbálòpọ̀. ìṣẹ́dí ẹ̀ bẹ́ẹ̀ ni ìránṣẹ́ I decided that I will not sex. Mo pinnu rẹ̀ pé òun lè bá ìyàwó mi lọ. On that wedding day. Nítorí pé ní ọjọ́ ìgbéyàwó yìí. She misbehaved. Ó sì wà hùn ni. So unto discipline nípa báyìí mo fẹ́ fìyà jẹ́ five years ọdún márùn-ún. we ask him àti ní àwọn ọ̀ràn. But strange women will walk into a home. Nílé tí àwọn obìnrin àjèjì á wọ ẹni ìdílé kan lọ. And command the man of the home to come out and follow her. Màá ti pàṣẹ fún baálé ilé náà pé kó tí àjẹ pé ìdẹ̀lú attack this marriage. Gbogbo àwọn ọkọ wọ̀nyí gbógun tì tó ń lòdì sí ìgbéyàwó ni. In case you are in this service and you are not married yet. Àkìbá àmọ̀tẹ́ wàá wà nínú ìsìn tẹ́ ò sì sí ìṣe ìgbéyàwó. What you are getting this money is a bonus for you to keep. Ohun tí ẹ̀ ń nílé sìn ní àjẹmọ́nú ni fún láti pamọ́ ní ọwọ́ yóò ń ṣe domestic violence na gbé náà. Púpọ̀ ní àwọn ìgbókùn ìṣẹ̀lẹ̀ Tí ọkọ àláya wọn nọra wọn. Plenty of men with hidden wives all over the place. Púpọ̀ ni àwọn ọkùnrin kan níyàwó ìkọ̀kọ̀ ní káàkiri. Even in prison men of God. Àti àwọn ìrọ́jú ọlọ́run. Hidden wives, children. Àwọn ọmọ ìkọ̀kọ̀ àwọn ọmọ àlè káàkiri. And the thing that nobody knows about. Wọ́n sì rò pé ẹnikẹ́ni ò mọ̀ nípa. Unbelievable fornication adultery amongst married people àwọn ìṣe àgbèrò ń pa ṣáàdà láàrin àwọn tó ti lọ́kọ láya is attack against the home. ìgbógun ti lòdì sí ìdílé ló jẹ́ attack against the home. ìgbógun ti lòdì sí ìdílé. among the maternal other family the history of the church. ju ìgbà sí ìgbàlọ́ nínú ìpọ́n ìjọ ọlọ́run marriage counselors are so busy they don't even have time to attend to everybody. Àwọn tó ń gba ẹni ìmọ̀ nípa ti ìgbéyàwó, wọ́n ti wá ń ṣiṣẹ́ takuntakun wọn ọ̀sẹ̀ láti ṣe nǹkan mìíràn mọ́. So it's not a thing that is just gloss over and pretend as if it's not there. Nípa báyìí kò ń ṣe ń lè wò lórí lórí èsè agbójúkò lára rẹ̀. For example, if you are in this service now. Fún àpẹẹrẹ, ẹ bá wà nínú ìsìn báyìí, you are sitting at the south pole, ẹ wà ní gúúsù. The wife is sitting at the north pole, ìyàwó ọkọ ìyàwó yín wà ní àríwá. That marriage is already sick. Irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó ti ṣàìsàn. You need to do something here. Ó yẹ kẹ́ ṣe. That's why we are here. Ara ẹ̀ títa ṣe kóra jọpọ̀ sí ìyẹn. That's why we are here tí ká ṣe wà níhìn rèé all the parents who are here ó kú ẹ̀yin òbí tẹ wà níhìn who have brought their children for me to pray for before they get married. Wọ́n ti mú ọmọ wá sọ́dọ̀ mi kí gbàdúrà fún ọkọ tó lè kán ṣègbéyàwó. They will recall that while standing on my feet. Ẹ ó máa rántí pé nígbà tí mo wà lórí ẹsẹ̀ mi. I preach a three minute sermon to them. They máa fún ọ ní ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run ìṣẹ́jú mẹ́ta. The new young people you are about to marry. Bí ẹ̀yin ọ̀dọ́ ẹ fẹ́ ṣègbéyàwó báyìí. If should follow these four principles. Ṣẹ tẹ̀lé àwọn ìlànà mẹ́rin wọ̀nyí. There will not be any problem ẹ ní wàhálà kọ. àwọn ẹja um, wọn standing there. bí mo ṣe dúró níwájú wọn. number one. àní ìsinmi rẹ̀. principle number one. ìlànà kínní. there is no perfect marriage. kò sí ìgbéyàwó tó pé. marriage is a union of two people who have decided to make it work. ìgbéyàwó jẹ́ ìfọ̀mọ̀ṣọ̀kan àti pípàpàpọ̀ àwọn èèyàn méjì. wọ́n ti pinnu pé ní dandan dandan òun láti ṣiṣẹ́. even the best of couples. the quarrel àti pé àwọn lọ́kọ̀lẹ́yà kan dára jùlọ wọn àmà ní gbólóhùn ikọ̀ rẹ̀ àmà bára wọn jà ti sẹ́tù àmà yanjú rẹ̀. and I used to tell them the story of one pastor called Walter Trubbis. mo sì máa ń sọ fún onípolùsí àgùntàn kó tá à ń pè ní Walter Trubbis. Walter Trubbis was a marriage counselor and a pastor. Walter Trubbis yìí olùsí àgùntàn ni ó sì máa ń gba níyànjú ìkọ̀rọ̀ ìgbéyàwó a German pastor. Ìjọ́bù tó wá látòrí ìdè Germany ni. If you go to Pastor Topic. Ẹ bá tọ Pastor Topic lọ. And you say you want to marry. Ẹni ẹ̀fẹ́ ṣe ìgbéyàwó. The first question we ask. Ìbéèrè kìíní tí ó béèrè lé ọwọ́ yín. So you want to marry? Ẹ ń láti fẹ́ ara yín. So yes. Ẹni bẹ́ẹ̀ ni. Have you quarreled? Ṣé ẹ ti jà? As the pastor, we don't quarrel. Olùsọ́ àgùntàn a ò bára wa jà. We don't call them at all. A ti tẹ̀ ní gbólóhùn rárá rárá. Ìwé ṣe get out of my office. Ayẹ jáde kúrò ní ọ́fíìsì mi. I can't I can't So you. Mi ò lè foyí kọ̀ nínú ìgbéyàwó. Wọ́n ti kò ṣe pásítọ̀. Ẹ bá ní olùsọ́ àgùntàn. we we disagree but we recorded we settled it. àmọ́ ní àríyànjiyàn tó kúta bá yá ló bá lópin gbogbo àwọn ìyànjú rẹ̀. we say okay. yóò dáa. you have the capacity to solve your problem. ẹ ti ní ipá láti yanjú àwọn àwọ̀ yìí. you will conduct the marriage. ìgbà bẹ́ẹ̀ àwa ṣètò ìgbéyàwó. there is no perfect marriage. that's perfect marriage. kò sí ìgbéyàwó tó pé. that's the first lesson I teach. ìyẹn ni ẹ̀kọ́. hold your hand. number two lesson. ẹ̀kọ́ kejì. The family that pray together. Ẹbí tó bá ń gbàdúrà papọ̀. They sing together. Wọ́n a máa wà papọ̀. Lọ́sọ̀kè. Ẹni ẹ̀fọ́ kejì. Èso stick to that. Ẹ bá ju ilé yìí. You are praying together. Níwọ̀n ìgbà tẹ bá ń gbàdúrà papọ̀. Tẹ̀ ń gbàdúrà papọ̀. Tẹ̀ ń gbàdúrà papọ̀. You make it a regular item. Ẹ jẹ́ kó di àṣà. No problem ìsí wàhálà. But when family answers stop. Ṣùgbọ́n nígbà tí pẹpẹ ìdílé bá ti wó. No prayer together. Kò sí pé wọ́n ń gbàdúrà papọ̀. The devil becomes the chairman of that family. Àwa di alága irú ìgbéyàwó. Lesson number three that I tell this young couple. Ẹ̀kọ́ kẹta ti máa ń sọ fún àwọn ọ̀dọ́ yìí. Is that never go to bed quarreling. Ẹ̀dùn pé ẹ má ṣe lọ sórí ìsìn pẹ̀lú àwọ̀. If you go to bed quarreling. Ẹ bá lọ sùn pẹ̀lú àwọ̀ that night ní òru ọjọ́ yìí. a top party will come to that bed. ẹnì kẹta á wá sórí ibùsùn. and that top party will be the devil. ẹnì kẹta yìí náà ni yóò sì dé ìsìn. major destruction to marriages are done in the dark hours of the night by the spirit of marriage destruction. Àrùn tó máa ń dé bá ìgbéyàwó agunmáṣẹ́ ní ọ̀gànjọ́ òru nípa ẹ̀mí ń fa ìgbéyàwó run. Dánfọ̀ kẹrin anger should not be allowed. Ẹ ò gbọ́dọ̀ fàyè gba ìbínú if you are angry don't talk bá ń bínú ẹ má sọ̀rọ̀ pé kò stick to this phone ètò ẹ bá di àwọn ìlànà mẹ́rin wọ̀nyí mú ká bínú problem kò ní sí wàhálà kò ní fún break them ṣùgbọ́n tẹ bá rú wọn can be problem. Wàhálà so. This is what I normally tell some people who are about to marry. Òní máa ń sọ létí ìgbọ́ àwọn ọ̀dọ́ tó bá fẹ́ ṣe ìgbéyàwó lè léyìí. I'm praying for all homes that are gathered here this morning. Mo gbà gbogbo ìdílé tó kóra jọ pọ̀ sí ìlú ní. marriages that are gathered here this morning. Ṣé gbogbo ìgbéyàwó tó kóra jọ pọ̀ sí ìlú ní. And already the arrow of the enemy is already inside that marriage. Ló jẹ́ pé ní lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ̀ tá ń bẹ ní ìgbéyàwó náà. Such marriages will receive their deliverance now in the name of Jesus. Wọ́n á fall like thunder. Ẹ jẹ́ kí àmì ró bí This is just a soft talk before we give you room to ask, ask, ask questions. Ọ̀rọ̀ àkọ́kọ́ díẹ̀ lélẹ́yìí kó tó ti ta fàyè gbà yín láti máa béèrè àwọn ìbéèrè. Marriage ìgbéyàwó is a mutual coming together of two different people. Ó jẹ́ ìfìmọ̀ṣọ̀ fún àwọn méjì tó yàtọ̀ sí ara wọn tó ṣe papọ̀. Male and female. Akọ àti abo. God joined Adam and Eve. Ọlọ́run so Ádámù àti Éfà. Male and female. Akọ àti abo. It is the joining of two people, male and female is only matrimony. Àsopọ̀ ọkọ ọkùnrin àti obìnrin ní ìgbéyàwó mímọ́. Marriage is God's ordinance. Ìgbé ìgbéyàwó ìgbékalẹ̀ Ọlọ́run ni. a good gift from God to man and woman. Ẹ̀bùn tó ti dára tó ti ọ̀dọ́ Ọlọ́run wá fún ọkùnrin àti obìnrin. The Bible says marriage the honourable and the bed remain on the fire. sọ pé kí ìgbéyàwó kó lé ọlá kí àṣekẹ́ wà lẹ́yìn lè Marriage be honourable and let the bed remain on the fire. Kí ìgbéyàwó kó lé ọlá kí àṣekẹ́ sì wà lẹ́yìn lè rí. That is if you are sleeping with your wife before marriage. Ìyẹn ni pé tó bá ní àsìkò pẹ̀lú ìyàwó rẹ ṣáájú ìgbéyàwó. May be the foundation of the trouble that marriage is going through now. Ó lè jẹ́ ìpìlẹ̀ lásìkò tí ìgbéyàwó yìí ń là kọjá nísìnyí. Because it's against the scripture. Nítorí pé ó ṣe lòdì sí ìgbékalẹ̀ ìwé. The marriage is the first social institution that God made. Ìgbéyàwó òun ni àsopọ̀ kìíní ti mímọ ẹni ní ìgbọ́n ní àjọ God ordained. Ọlọ́run ló And the issue of marriage is so important the Bible compares it to the relationship between Jesus and the church of God. Ọ̀rọ̀ nípa ìgbéyàwó sì ṣe pàtàkì tó bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run fi wé àṣepọ̀ Ọlọ́run àti Jésù Kristu Marriage is a covenant relationship. Ìgbéyàwó ó jẹ́ àsopọ̀ tàbí àṣepọ̀ tó ní májèlú nínú. That is why on wedding day. Nípa bẹ́ẹ̀ ló ti máa ń jẹ́ pé ní ọjọ́ tó bá ń ṣe ìgbéyàwó two two of you. Ani ẹ̀yin méjì. You have come here you say you want to marry. Question yẹn ni ẹ fẹ́ ṣègbè yẹn. What do you say you want to do? Then what tẹ fẹ́ dáwọ́ lé yìí? Are you sure you are in your true senses? Oh, wàá da ẹ́ lójú more mọ́ because Basically, those things they are reading to them in in a old fashion English. That's what they are reading. Àwọn nǹkan tí wọ́n kà sí èsì ìgbọ̀wọ́ ní èdè láéláé yìí. I hope to bring this correct faith upon me. because it's not something you do like an animal that has no brain. nítorí pé look at this man very well before you very yes. ìgbàgbọ́ mi ni kò ju wọ arákùnrin fínífíní. ó kàn look at this man very well before you came here. mo gbàgbọ́ kó ti wo obìnrin dáadáa kó tó di pé wá sí mi. answer me take it down. I don't know whether you listen to those words they read. Mi ò mọ̀ bóyá máa now, kíyè sí àwọn tó ìjọba ń sọ yìí. Ẹni ti The way you will answer. Be ẹ ó ti Dreadful day of judgment. Ní ọjọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ kí ìdájọ́ ọdún. It's a serious matter. Pàtàkì you're ló jẹ́. And you open your mouth. Ẹwà yà ẹni were not drunk. Ẹ ò mọ sí para. Ẹ̀dín ìdájú dẹ̀. Wọ́n wọ̀ Open your very big mouth. I will. Pé mo gbà. Kọ́mi kọ́mi náà. Mo tó di pé ẹ wọ that margin. So the a covenant thing. Ó ní ìṣe pẹ̀lú májèmú. So when those covenants are broken. Ìmọ̀ nígbà tí àwọn èèyàn bá rú Always a repercussion. A People, so God meant it to be a lifetime relationship. Ọlọ́run ṣe láti jẹ́ pé ìbádòpọ̀ àti ìbádọ̀dẹ̀ fún ayé ayé. That's why I tell the singles at the youth church. Ìdí rẹ̀ yìí máa ń sọ fún àwọn àpọ́n nínú ìjọsìn àwọn ọ̀tọ́. It is better to be loved at. Ṣé ó sàn? For money. It, it is better to be laughed at for not being married. Ó sàn, wọ́n fi yín rẹ́rìn-ín nítorí pé ò sí ìgbéyàwó. Than for you to be unable to laugh after you are married. Ju pé kó má ṣe é ṣe fún láti rẹ́rìn-ín lẹ́yìn tí ṣe ìgbéyàwó. And that if a child of God marries a child of the devil. Àtipé tí ọmọ Ọlọ́run bá fẹ́ ọmọ èsì. That child of God is sure to have problem with the father-in-law who is the devil. Àìsí àní àní ọmọ Ọlọ́run á ní wàhálà pẹ̀lú bàbá ọkọ ìyàwó rẹ̀. Bí wàá tẹ́tù tẹ́ young people táwọn ọ̀pọ̀ta bá ń sọ kàkà wọn. That marriage could make or mar your life. Ṣé ìgbéyàwó yìí ó lè tún ayé rẹ tàbí kó ba ayé rẹ jẹ́? And that the work thing after hellfire is a bad marriage. Ṣé ohun tó tún bá burú jù lẹ́yìn ọ̀rọ̀ àbáàdì ìgbéyàwó kúkúrú. wọ́n tó ti jẹ́ purpose before partner. bákan náà máa ń sọ fún nípa ìpinnu kó tó di pọ́ńtì ìgbéyàwó. when God created man. tòde pé nígbà tó lọ wí ṣẹ̀dá èlì. the first thing told him in the garden. ohun kìíní sọlọ́ ló sọ fún ọkùnrin náà nínú ọgbà. him to work. ó ní kó ṣiṣẹ́. work. ṣiṣẹ́. work. kó ṣiṣẹ́. that work. iṣẹ́ ṣíṣe yìí comes before marriage àmà wá ṣáájú ìgbéyàwó. feeling that you must have something doing. ètò túmọ̀ sí òun gbọ́dọ̀ ní nǹkan kan lọ́wọ́. before you step out into my marriage. ó tó di kó gbé ìgbésẹ̀ ìgbéyàwo. when diagnosis. nígbà tí o bá sí àlàáfíà. at home. ní inú ilé. your life will be peaceful. ìgbé ayé rẹ kò ní àlàáfíà nínú. and the success of your life. àṣeyọrí ayé rẹ wà yìí. Standing by the kind of marriage you be. irú ìgbéyàwó tó wà nínú rẹ̀ ni yóò pinnu rẹ̀. the church cannot grow tọ́lọ́run ò lè dàgbà without Christian home. láì sí ìgbé ayé ìgbéyàwó kìrìsìtẹ́nì. The Christian home is the backbone of the nation. The Christian home is the source of civilization. ìdílé kìrìsìtẹ́nì orísun ọ̀làjú. So the church cannot grow, nation cannot grow when the Christian home is under attack. Nípa báyìí jọlọ́run ò lè dàgbà, orílẹ̀-èdè kò lè dàgbà nígbà tí ìgbéyàwó bá ń ṣàìsàn. A lot of marriages have become a boxing ring or has become a third world war. Púpọ̀ àwọn ìgbéyàwó ló ti di gbàgede tó fi ń kùn ẹ̀jẹ̀ àti ogun àgbáyé kẹta. Many don't realize ọ̀pọ̀ ní òmò and that marriage is a lifetime journey. Ṣé ìgbéyàwó yìí ó ti wọ́n tí ó wà títí ó fi wà láyé? Many also don't realize ọ̀pọ̀ ní òsì mọ̀. Bákan náà, particularly the men, pàápàá àwọn ọkùnrin fully compatible spouses pé àwọn lọ́kọláya tí ọ̀rọ̀ wọn jọra wọn. hundred percent compatible. ó yẹ kó ọ̀rọ̀ wọn bára wọn mu pátápátá. only exist inside your brain. nínú ọpọlọ ènìyàn nínú kan bẹ̀rẹ̀ nínú kan bẹ̀rẹ̀ lè ṣẹlẹ̀. it doesn't exist. kò sí lójú ara. the kind of women some men are looking for can only be found in the cemetery. irú obìnrin tí àwọn ọkùnrin mìíràn wá láti fẹ́ bí iṣẹ́ òkú ni wọ́n ti lè rí. kind of women that they are thinking about only exist in their brain is not physically available. irú obìnrin tí àwọn ọkùnrin mìíràn fẹ́ láti fẹ́ ọpọlọ wọn ni wọ́n ti ń rò ó nípa tí ara ò lè rí. It's the, your job to recreate that woman to fit what you have in your brain. Not you are looking for one that is already in your brain. Iṣẹ́ àti ojúṣe rẹ̀ ló wá jẹ́ láti fi obìnrin ní ọ̀nà tó jẹ́ pé o fẹ́ ó máa di ohun tí o fẹ́ kó dà. There is no ugly woman anywhere. Kò sí obìnrin tó kun rẹwà ní ibikíbi. All you need to do is to rebrand them. Ohun tó o ní ṣe láti tún wọn dá. So when you begin to fight and fight and fight, bàbá yín bàtẹ́ bá bẹ̀rẹ̀ sí ṣíà bẹ́ẹ̀ ní ṣàṣẹ. And there is so much misunderstanding. You are local Bí You go to wá wà. You forget that the marriage is not a boxing match, it's not a football match. Ẹ̀yẹ́ ti gbàgbé pé ìgbéyàwó èyí ṣe gbàgede ẹ̀sẹ̀ pípọ̀. It is ìfigagbága ti bọ́ọ̀lù láti ṣe wá. It is a sorrow to heaven, a sorrow to the house of God, and it's something that we need to address ìbànújẹ́ ló jẹ́ fún ọ̀run ìbànújẹ́ ló jẹ́ fún ilé ọlọ́run ó sì jẹ́ oníyàn láti mójútó. you must put everything God gives you online ohun gbogbo tí ọlọ́run bá fi tó yín lọ́wọ́ yẹn láti gbé kalẹ̀. so that you don't break your home. láti fi hàn pé ẹ ò fọ́ ìdílé yín. it is a sign of so many things. àmì àti àpẹẹrẹ ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. if you as a man. ló bá jẹ́ pé ìrora gẹ́gẹ́ bí ẹ ọkùnrin. instead of you being the head of your family you are the head of the family. ló bá jẹ́ pé ìwọ ló yẹ kó jí orí fún ìdílé ìwádìí ẹ̀. but instead of you being the husband you are the husband ó bá yẹ pé ìwọ tó yẹ kó jẹ baálé òun àjẹ tó ń lo pàṣán. it means nípa báyìí onírú ni ọ́. If instead of being a virtuous woman, tí o bá ṣe kí o ṣe rere, you are instead instead of that uh, virus, àbẹ́ o wá ti di jẹjẹrẹ. It means you are not a wife yet. Ìtumọ̀ rẹ̀ ni pé o sì di ìyàwó ní ìtọ́jú ẹ̀. The knife àbẹ́ ọ̀bẹ ló jẹ́. The difference between a wife and a man. Ìyàtọ̀ wà láàrin ìyàwó àti ọ̀bẹ. So now marriage is not a war front. Nípa báyìí pé ìyàwó èyí ti ojú ogun. And you must understand what we are saying. Òye ohun tí a kì í sọ èyí. O láti yé yín. When there is lack of unity in the in the home. Nígbà tí o bá sí ìṣọ̀kan ní inú ilé. The marriage is sick. Ìgbéyàwó èyí. Ó ti times. When there is accusation, counter accusation, nígbà tí ọ̀nà bá ń fẹ̀sùn kun ara wọn, tó tún fẹ̀sùn kun ara wọn. Marriage is sick. Nípa báyìí ìgbéyàwó náà ń ṣàyè. When there is plenty of false findings, Nígbà tó bá yẹ kó ọ̀pọ̀lọpọ̀ náà ń wá ẹ̀sùn sí ara wọn. Marriage is sick. Bí àwọn ìṣúná wá ìgbéyàwó náà ń ṣàyè. When there is plenty of blame shifting. Nígbà tó bá yẹ kó àwọn èèyàn ń tọ́kọ̀ láti bẹ̀ẹ̀ ìyàwó náà ń ṣàìsàn. when I spent of reporting to the third party. nígbà tó dẹ́kun ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ń ṣẹjọ́ sun ẹnì kẹta. the marriage is sick. irúfẹ́ ìgbéyàwó náà ti ń ṣàìsàn. when the couple don speak with one voice. nígbà tí ọkọ àti ìyàwó bá sì mọ̀ sí ọkọ. the marriage is sick. ìgbéyàwó bẹ́ẹ̀. when I divided loyalty. nígbà tí ìsìnkọ̀sọ̀kọ̀ ò bá sí. that marriage is sick. irúfẹ́ ìgbéyàwó náà ń ṣàìsàn. when the separation of rooms in the house. nígbà tó bá pé yàrá láàrin ara wọn ní inú ilé. you fit be as you fit. ìwọ sùn ìlú sùn. you have been bedroom. Wọ́n ti pín yàrá ìbùsùn wọn. The marriage is sick. Irúfẹ́ ìgbéyàwó náà ṣàìsàn. When the creation of the camp in the house. Nígbà tí àwọn èèyàn bá wá pààgọ́ lóríṣiríṣi nínú ilé. Father and daughter one camp. Mother and son another camp. Bàbá àti ìyàwó wọ́n wà nínú àgọ́ kan. Bàbá ìyá àti ọkọ ọmọ wà nínú àgọ́ kan. The marriage is sick. Irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó ṣàmódi. A woman was reporting to us. Obìnrin kan ó ń the husband does not talk ó ní báàlì òun kò báwọn sọ̀rọ̀ rárá. if she is coming. ó bá ń bọ̀ tí ìyàwó rẹ̀ bá ń bọ̀. and the man legs on the road. tí ọkọ ẹsẹ̀ báàlì rẹ̀ bá wà lọ́nà. the man clears his legs from the road. ọkùnrin á fún ẹsẹ̀ rẹ̀ kúrò lọ́nà. if she greets him. tó bá kí i. no answer. if she cooks. tó bá ṣe the man will taste the food. ọkùnrin á tọ́ oúnjẹ náà. if he likes ìròyìn tó bá wù á jẹ. if he likes it doesn't eat. tó bá sì wù most nights it comes with fast food from outside that you have bought. lọ́pọ̀lọpọ̀ àṣàlẹ̀ tó bá wọlé a ti wá pẹ̀lú àwọn oúnjẹ kọ́ńkọ́n sí títà. ó all the children away. ó kó àwọn ọmọ ló kó kúrò. put them in body house. ó fi wọn lọ sí ilé ẹ̀kọ́. this is the woman where the body house is. kò sì wá sọ fún ìyàwó rẹ̀ tó kàn ọmọ lọ nílé ìlú wọn and when the woman began to cry I want to know where my children are I want to know where my children are. nípa àti ìyàwó bẹ̀rẹ̀ sí sọ pé mo fẹ́ mọ ibi tí àwọn ọmọ mi wà. he gave the woman the phone number of the children. call your children. ó bá fún ìyàwó nọ́mbà ìbánisọ̀rọ̀ wọn mọ̀ rẹ̀ pé wọ́n lọ́dọ̀ ń tẹ́yẹ wọ́n yà jẹ́ kan sọ fún ọ fúnra ara wọn ibi tí wọ́n wà. the woman calling children obìnrin bá pè àwọn ọmọ. the children went and reported to the school that our mother want to know where we are. àwọn ọmọ ìta lọ sọ fún àwọn ọ̀gá iléèwé pé ìyá àwọn fẹ́ mọ̀ títí àwọn wà. I'm for those sisters who are not married yet. mo gbàdúrà fún àwọn arábìnrin tó wà láàárín ọkọ̀ Women is very sick. Àmì ó láìsí nínú. Wọ́n tọ̀ of? like that. Fulfill àwọn A strength of fear and suspicion. Púpọ̀ ní èrò àti ìfurasí. Six. Ṣayà. Six. Ṣayà. Couple season sex to fight each other. Àwọn lọ́kọ̀láya tó ń fi ọ̀sẹ̀ ìbálòpọ̀ láti bá ara wọn jà. Sick marriage. Ìgbéyàwó tó ń Couples in every time there a disagreement. I had known, I would not have married you. Had I had known. Sick àwọn lọ́kọláya tí lẹ́gbẹ́ máa ti láwọ̀ láàrin wọn máa máa kábàámọ̀ fún wọn fẹ́ bí mọ̀ sí máa fẹ́ areas that we should address prayerfully and with the power of God. Èyí àwọn àgbègbè tí yẹ ká dojú kọ pẹ̀lú àdúrà àti agbára ọlọ́run. Weddings are done in the church. Àwọn ìpèsè ìgbéyàwó nínú ilé ọlọ́run láti máa ń ṣe wọ́n. Marriages are done in the house. Ṣùgbọ́n ìṣe lọ́kọláya nínú ìdílé láti ń ṣe. Wisdom to handle ọgbọ́n láti lò èsì àṣì ẹni tí à ń fẹ́ sọ́nà different from the wisdom to handle a husband or a wife. ó yàtọ̀ sí ọgbọ́n tẹ́nìyàn ń lò láti bá ọkọ tàbí ìyàwó lò pọ̀. there is a large amount of marriage baby husband married baby wife. púpọ̀ ni àwọn ọgọ̀rọ̀ sí ni àwọn tó wà kẹ́kọ̀ọ́ ọ̀dọ́ ni wọ́n ọkọ̀ ọ̀dọ́ ni wọ́n ti ṣàyà. and if a married man yẹn always take one get to lunch one get to lunch one get to lunch. ṣẹ̀bá á jí ọkùnrin yẹn níyàwó nílé níyìn. You just wasting time. Ẹ̀kọ́ àkókò ṣòfò ni. What you are selling at. O ẹ̀ ń wò ni. It's just a sewage disposal equipment. Ó kàn jẹ́ ṣáláńgá tí wọ́n ń da ẹ̀gbẹ́ sí ni. They may not be of different sizes. Wọ́n wá lè tóbi ju ara wọn lọ. For different shapes. It's just a that is the purpose of the sewage disposal unit. Bó ti ṣe rí nìyẹn pé ṣáláńgá tí wọ́n da Just to focus your attention on that one. Òun tẹ̀ ń gbójú sí rèé. Something is wrong somewhere. Bàbá yẹn kọ́kọ́ ń ṣe owó òdì ní èdè kan ni. The marriage is not a battlefront. Ìgbéyàwó kìí ṣe ojú ogun. For it to become a loving place. Kí ó bá di ohun tí ènìyàn fẹ́ràn tó sì gbádùn. Your heart. Ọkàn rẹ. Your mouth. Ẹnu rẹ. Your attitude. Ìhùwàsí rẹ. Are those things that are involved. Àwọn nìkan tó nílò. Your heart. Ọkàn rẹ. Your mouth. Ẹnu rẹ. Your attitude. Àti ìhùwàsí rẹ. May the Lord Open our understanding. Kí Olúwa kó ṣe wa lóye. And bless us in Jesus name. Ó sì kún fún wa ní orúkọ Jésù. If you have questions to ask. Ẹ bá ní ìbéèrè láti béèrè. On any aspect of marriage. Nípa àyẹ̀wò nínú ọ̀rọ̀ ìgbéyàwó. Our counselors are here. Àwọn tó ń gba inú ìwà ìwà ìwà write those questions. Ẹ lè kọ àwọn ìbéèrè wọ̀nyí. Or come outside and give you a microphone to ask. Àbíkẹ́ wá sàní ìwọ́n fún yín ní gbòǹgbò. Béèrè. And then the ministers of God there. Nípa bá àwọn ìránṣẹ́ happy wọ́n máa tọ́ka sí ìdáhùn náà. to answer this question. Tayọ̀ tayọ̀. Because. Nítorí wípé. We are not meant to come to church like robots. Kò yẹ ká máa wá sí ìjọlọ́ bí ìgbọ̀ngàn. When things are wrong, they are wrong. Nígbà tí ìkan bá ń sanwó òde, wọ́n sanwó òde. And we do not dig our head into the ground like the old fashioned ostrich. A ò sì lè wá torí wa wọlé ilé. As if you don't know what is going on. Ilé ní pé àwọn ìṣòro tó ń lọ ní àyíká A lot of marriages and disarray. Púpọ̀ ní àwọn ìgbéyàwó tó ní wàhálà nínú tara mẹ́rin yẹn pọ̀ ní ọmọ tó wà lẹ́yìn the woman beside them now. ọ̀wọ́n ọkùnrin ní ìyàwó tó obìnrin tó wà ní ẹgbẹ́ wọn not the true wife. nítòótọ́ kò ń ṣe ìyàwó tó ń fẹ́ni something is wrong. ó kọ́ ti sọ owó òdì ní èdè kan. and it's a very serious matter. eléyìí sì jẹ́ òun pàtàkì. this is matter of fact. orí òkè inú àti ẹ̀yà mi lè place for destiny repair. ibi tí a ti ń tún àyànmọ́ ṣe one man was coming to this church. ọkùnrin kan ó máa ń wá sí ilé ìjọsìn ní brought a lady here ó wá mú obìnrin kan wá sí. the lady was not a wife. obìnrin yìí kì í ṣe ìyàwó rẹ̀. lady just came to buy something in the shop. obìnrin náà kàn wá ra nǹkan ní ilé ìtajà ni. began to bring the lady here. ó bẹ̀rẹ̀ sí mú obìnrin wá sí. but that lady began to hear the word of God. obìnrin bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run and began to question the man. ó sì bẹ̀rẹ̀ sí béèrè béèrè nípa ọkùnrin. what they are saying here is not what we are doing. pé ohun tí wọ́n sọ níbi ìbàkọ́ ló ń tà ń ṣe. where is your wife? níbo ni ìyàwó rẹ̀ wà? Bíkọ́ ni ìyàwó bí ni ẹ àtẹ̀wọ́ àlẹ́ ṣe tó fi bá sì gẹ́gẹ́ sí ìyàwó ilé rẹ̀ ṣe fọ́n. Wọ́n jà ìrẹ̀kọ́ rẹ̀ wọ́n ní gbólóhùn lédè wọ́n ti wẹ̀. Obìnrin bá ti lọ, the man too, ọkùnrin yìí tí wọ́n sì kọ́ mi yẹn. ó náà ti wá sí yìí. délẹ́rì tó kẹ́kọ̀ọ́ mi. obìnrin náà sì wá. but she broke that relationship. ṣùgbọ́n nígbà tó yá ó kó gbọ́ wọn lọ lọ́dún ara wọn. that lady is now married to one of her pastors. obìnrin yìí wá ṣe ìgbéyàwó pẹ̀lú ọ̀kan nínú àwọn olùsọ́ àgùntàn wa báyìí. many of them are not that fortunate. ṣùgbọ́n púpọ̀ nínú wọn ọ̀kì rí bá ti ṣe báyìí. they continue that deception wa tẹ̀síwájú nílẹ̀ tó jẹ́ yìí. consider destruction. títí wàhálà àti so. báwo bá yọ ẹ̀ tó wáyé wa. ẹ sọ fún To pour the source of the Holy Spirit. The source of the Holy Spirit. The honey of the Holy Spirit. Oh, upon your home, upon your marriage. Oh, help you, help you to make your marriage a heaven and earth. Wọ́n fi ràn ọ́ lọ́wọ́ pé kí ìgbéyàwó rẹ kó jí ọ̀run lórí ilẹ̀ ayé. Talk to the Lord now. Ẹ bá Olúwa Praise God. The time has come for us to submit questions if you have. Or if you feel you are more disposed to answer the question through the mic, we will give you as the Father and God has said. But, we think it is better. Some people are not com- uh, comfortable with actually using the mic. So if you are there, the ushers are going right now, please. We have very short time to do this. So let's collect the questions so that we can move. It's a question time. Convene. questions border on the enemy of our marriage. Those pillars of marriage. This is the time you unbundle. What, what has been a consistent burden in your heart? Again, if you feel you can, you want the mic. We can still accommodate a few. A But going forward, the process will be just to bring the question. ṣùgbọ́n mo táwọn máa ṣe ni wípé kí a kọ àwọn ìbéèrè The ushers, you can bring it up now. Thank you. Amen. Praise the Lord. Praise the Lord. There is a question here. that says, a pastor who because of his wife complained that she's tired when the husband comes for sex and starts beating his wife to bleeding through nose. What can he say? Olùṣọ́àgùtàn kan ń ìyàwó ìsọ yìí tó ìyàwó ẹ̀jẹ̀ yóò sì máa dà láti inú rẹ̀. That is a sick marriage. Eléyìí ni ìgbéyàwó tó ṣàìsàn. When you are beating your wife at home. Nígbà tí ẹ bá ń lu ìyàwó yín nílé. It's a sick marriage. Ó jẹ́ ìgbéyàwó tó ṣe àìsàn. And there is need for both the husband, the wife to pray seriously. Ọkọ àti aya nílò láti gbàdúrà takuntakun. The moment you begin to beat your wife. What you are doing in essence is you are beating yourself. Because your wife is your body. Your wife is your body. Your husband is your body. Let us look at what the word of God says. In Ephesians chapter five. Ephesians chapter five. Ephesians chapter five. Ephesians chapter 5, says in verse 22. Ephesians chapter 5, verse 22. Wives, submit yourself unto your own husband, unto the Lord. For the husband is the head of the wife. Even as Christ is the head of the church. And he is the Savior of the body. We did not see here where Christ was beating the church. So a husband that is beating the wife. Is actually going against the scripture. Ó ń ṣe lòdì sí ìwé mímọ́. And we husbands also. Àwa tí a ọkọ pàápàá. The Bible says in verse twenty-five that we must love our wives. Bíbélì wí ní ẹsẹ̀ ìkànnìlélógún ta ní láti fẹ́ràn àwọn ìyá wa. Even as Christ also loved the church. Bí pàápàá ti fẹ́ràn ìjọ. And gave himself for it. Tí ó sì fẹ́ràn rẹ̀ fún. That's that Ephesians chapter five verse twenty five We did not read there. A ò kà níbẹ̀. That Christ hates the church. What the bible says is that Christ loved the church. Oh, And gave himself for it. Not only that. We are not to defraud ourselves So not to defraud ourselves. A ò gbọ́dọ̀ máa tan ara wa jẹ. By not by denying ourselves what the Bible says we should give to ourselves. Nípa fífi dun ara wa, ohun tí bẹ́ẹ̀ lè ṣe kí a máa fi fún ara wa. When you deny your husband sex, you deny your wife sex, what you are doing in essence is you are defrauding each other tí o bá fi ìbálòpọ̀ tí o bá fi dun aya rẹ tàbí ọkọ rẹ ohun tí bẹ́ẹ̀ sọ ni wípé èyí ṣe ohun tí ó lè ṣàrà yín. those marriages shall be healed this morning in the name of Jesus. àwọn ìṣẹ̀yàwó wọ̀nyí tó ṣe àìsàn yóò gba ìwòsàn yóò rọ̀ yóò rúkọ Jésù. please we have had enough questions now. a ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ní. that we have reached already received. èyí sẹ́kẹ̀ àti gbà. so um, we will just collect them. àwọn gbà wọ́n. there is another question here. ìbéèrè mìíràn. How can one handle a distant marriage? Báwo ni ènìyàn ṣe lè ṣe ìgbéyàwó tó jẹ́ pé ibi tí ọkọ tàbí aya ó sì lọ síra wọn? Situation where the husband is in a different state and his wife in another. Ibi tó jẹ́ pé ibi tí aya ọ̀tọ̀ ni ọkọ ti wà níbò mìíràn. The way the relationship should be going. Bó ṣe yẹ kí ìbálòpọ̀ tí máa To be as if both of you you are together. Ó ní láti dàbí ẹni tẹ̀yìn méjèèjì ẹjọ́ wà. That is there is constant communication between you and the wife and the husband. Ìyẹn ní sẹ́ni láti máa bára yín sọ̀rọ̀ ní ìgbàdégbà. If you are located in different states. Ṣé ẹ bá wà ní ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Thank God for GSM. Adúpẹ́lẹ́ wọ fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀. You can you can have his phone, you have your phone and you communicate on daily basis. Ẹ lè ní nọ́mbà ara yín tẹ̀sí máa bára yín sọ̀rọ̀ lójoojúmọ́. You pray together constantly on the phone. Ẹ ó gbàdúrà papọ̀ ní gbogbo ìgbà lórí ẹ̀rọ. And that husband or that wife must arrange such a such a situation that whenever there is opportunity opportunity you visit one another. Ẹ ní láti ṣe ètò débi wípé tí àǹfààní bá yọ ẹ láti máa bẹ̀ ara yín wò. The husband goes to where the wife is. Ọkọ á lọ síbi tí aya rẹ̀ wà. Or the wife goes to where the husband is. Àbí tí aya kó lọ síbi tí ọkọ rẹ̀ wà. Amen. Some other pastors, okay, yes. Yes, sir. name is Ayodele Tunde. I question uh, both doors. I I am over 40 years old and uh, I am in love with uh, a lady of uh, 33 years old. Now uh, we have prayed, we have fasted, and uh, we believe that uh, the Lord is leading us to marry. So, but uh, there is an issue we are facing at the moment, which is that uh, When I went for the, I went to the parents. So the, when I went to the parents. What is the question quickly? Yeah, okay, the question. When I went, when I went to the parents, so they told me they accepted me, but the problem I'm having now is the father said the lady has to go back to school at 33. And by my calculation, because uh, she, she needed uh, uh, a particular subject to be admitted. So she will have to sit for GCE again. And by my calculation, she will be 36 or 37 when she graduated. And uh, I believe the Lord is leading me to marry her. And that thing is causing issue now in their own family. So I'm kind of confused. I don't know what to do. Well, so that, ṣùgbọ́n wọ́n ní èèyàn eh, kan tí wọ́n fẹ́ sí ọ̀nà fẹ́ tó jẹ́ ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n àwọn méjèèjì ti gbàdúrà wọ́n sì gbọ́ ọlọ́run pé onítòótọ́ ọlọ́run ló ń darí wọn láti ṣe ìgbéyàwó ṣùgbọ́n ìṣòro tó bá wà níbẹ̀ ni wípé bó tilẹ̀ jẹ́ kí wọ́n ti lọ bá àwọn mọ̀lẹ́bí aya wọn ṣùgbọ́n ohun tí wọ́n ń sọ ní wípé aya wọn yìí ó ní láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ó ní láti lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga ọwọ́ ń wòye wípé ní ìpele tí ó wà yìí ó tilẹ̀ ní àwọn iṣẹ́ kan tó ní láti ṣe ní ìpele girama ó tó di tó gba ìwé láti lọ sí ilé ẹ̀kọ́ fásitì ó nígbà tí wọ́n ṣe ìṣirò yìí wọ́n rí wípé nígbà tẹ́ni yóò tún kárí gbogbo yóò ti tó bí ọmọ ọdún mẹ́rìndínlógójì àti jù bẹ́ẹ̀ lọ wọ́n wá pọ́n wọ́n lónìí mú tó òsì mọ́ ohun tí wọ́n ń ṣe ìbéèrè wọn gangan nìyí. What the parents are saying. Ohun tí òbí wọn wí pé. Is that they are trying to prepare that side very well for the marriage. Wọ́n gbìyànjú ọmọ yìí tí ó tójú fún ìgbéyàwó. That is why they want their child to go to school. Ìrètí ni kí wọ́n fẹ́ kí ọmọ yìí kàwé sí So you have to be patient. Ẹ láti mú sùúrù ni o. Yes. Sorry? Hey, thirty-three years. Yes, I agree. Now. If the parent says their child to go to school. Tí àwọn òbí rẹ̀ bá ní pé dandan gbọ̀n ọmọ yìí láti kàwé. And you want to force that child to into marriage. O sì fẹ́ kí ọmọ ìkó ṣe ìgbéyàwó yìí tipátipá. And you have not been able to convince the parents. O ò tilẹ̀ jẹ́ kí ó yé àwọn òbí yìí. You have not been able to convince the parents. O ò jẹ́ kó yé wọn. They want the child to go to school. Wọ́n fẹ́ kí ọmọ yìí lọ sílé ìwé. At the age of thirty-three. Ní ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n. Well, you have to convince them. The reason why they should not send the child to school. Èrè nínú òfin ní láti jẹ́ kó lọ If you marry the child. Or you marry the woman. What is the guarantee that that woman will still go back to school? As soon as the woman gets home. Kékeré is now busy having children. That is the end of going to school for some women. So the parents they know what they are doing. Àwọn òbí ni wọ́n mọ ohun tó ń kọ́. And lis to me beloved. Ẹyin ènìyàn Listen to me beloved. You can't marry somebody against the will of the parents. The parents, they are the parents of that woman. Àwọn òbí, àwọn ló fi ọmọ yìí. So you can't marry that subject ẹ̀rọ lè fẹ́ ọmọ yìí. against the wish of the parents. lòdì sí ìfẹ́ àwọn òbí rẹ̀. they are not saying you will not you should not marry. wọn ò ní kó má sẹ́yìn. we have people that married at the age of fifty. a ní àwọn ènìyàn tó ṣègbéyàwó ní ọmọ àádọ́ta ọdún. yes and by the special grace of God. They have the children of their own now. There is nothing God cannot do. You cannot marry somebody against the will of the parents. If anything happens. You will be the ones they will be blaming. Amen. Yes, another question. Praise God. My name is Sister Mary. My question is this: um, If you you get you got married to someone, yes. maybe like five years back, and you you you, were a Christian, you were born again. The person wasn't a born again. And then along the line, you just find out that where you are worshiping is not what you really want to get. And then you find your way to MSN. Sorry, the question again. The question is, you got married to someone over yes. five years ago. The person wasn't really a born again like yourself. Okay? But along the line, find out that where you are worshiping, you were not comfortable. You needed more of God's fire. And then God led you to MSN. From getting to MSN, the husband finds out that you pray more than used to before, even do midnight videos. And he got uncomfortable with the prayers. And he's telling you, choose between MSN and this marriage. Yeah. What are you supposed to do at that point? Ìbéèrè àwọn arábìnrin yìí wípé tí èèyàn kan bá ṣe ìgbéyàwó pẹ̀lú ara wọn fún bí wọ́n ti ṣe ìgbéyàwó fún ọdún márùn-ún sẹ́yìn ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìgbéyàwó yìí ọkọ yìí kò sí ìdí àtúnbí àwọn méjèèjì ń lọ sí ilé ìjọsìn kan ṣùgbọ́n nígbà tó ṣe obìnrin wá rí pé ilé ìjọsìn tí wọ́n ń lọ yìí ohun tó yẹ kí àwọn rí gbà iná tó yẹ kí àwọn rí nínú àwọn tàbí ìdàgbàsókè nípa tẹ̀lé tó yẹ kí àwọn ní wọn ò ní nínú ibẹ̀. ọwọ́ obìnrin wá pinnu láti lọ sí ìjòrí òpinnu àti iṣẹ́ ìyanu eléyìí wá fà á kí obìnrin kó máa gbàdúrà sí ní àṣálẹ́ tí ìṣẹ̀lẹ̀ iná rẹ̀ ló sì máa lọ sókè sí ọkọ yìí wá ń sọ fún wípé ohun tí o ní láti ṣe ni wípé bóyá kó o mú èmi ni o tàbí tó mú ìjọba òkè náà àti iṣẹ́ ìyanu yọ̀kan nínú méjèèjì. Praise the Lord. Mountain of Fire Miracles Ministry. Ìjọba òkè náà àti iṣẹ́ ìyanu. We do not break marriages. Àwa ò ń tú ìgbéyàwó ká. We do not destroy marriages. A ò ń tú ìgbéyàwó ká. If your husband says he is not comfortable with the prayers you are praying here. Ṣé ọkọ yín bá ń jẹ́ ara òun? And that you should now be going to another church. We will not advise you that you should not listen to your husband. Àwa ò lè sọ fún iṣẹ́ tí ẹ má tẹ̀sí sí ọkọ yín. Your husband is the head of the home. Ọkọ yín òun ni olórí ilé. You have no choice but to listen to your husband. Ẹ ò lóun ní màmá ti ṣe ju tí ẹ fẹ́ fi ti yín lọ. And be going to the church he says both of you should be going. Ṣé ẹ sì máa lọ sí ilé ìjọsìn tó ní kẹjọ máa lọ? But you now need to spend more time praying and fasting. Ẹ wá nílò láti gbà àkókò sí láti gbà That the Lord will touch the heart of your husband. And see the reasons why both of you will be coming to mountain of fire and miracle ministry. I strongly believe with those prayers. The Lord will intervene in that marriage. Olúwa yóò Shout hallelujah. hallelujah. Praise the Lord. Ẹ̀kẹ́ hallelujah. I have three questions here. Mẹ́ta Very written by Patristas. Arábìnrin The first one says that there are some ministers of God who are good marriage counselors. Àkọ́sọ wípé àwọn ẹ̀rọ sọ́dọ̀ fún ọ̀dọ́ tí wọ́n mọ bó ṣe ń pààyàn ní They preach good wedding messages that they are wicked to their wives at home. I want to make it personal. The first thing is that if you are to call your husband a wicked person. The question I want to ask you, why do you marry a wicked man? So You are part of the problem. And so you need to seek for a solution. I think here the main thing is both prayer and and communication. You need to find a good time with your husband, sit down and discuss those issues that you think are not right and correct it through prayers and loving him making sure that we treat him very kindly. Nípa àdúrà àti ìfẹ́ gbọ́dọ̀ wá àyè láti jókòó pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ kẹjọ sọ̀rọ̀ pọ̀ nípa àwọn ìtó jẹ́ gbọ́n mi gbọ́n mi tó mi òṣèlú nínú ilé ìkẹsì lọ́jú rẹ̀. And the ministers of God who preach good messages do good marriage counseling who are not were wicked to their wives they should repent. Àti pé ìránṣẹ́ ọlọ́run tẹ́gbẹ́ ó mọ owó àti dáadáa níbi ìgbéyàwó tẹ́gbẹ́ tó máa This program is meant to remind us of our responsibilities as husbands to our family to our wives to our husbands. You did not mention which area your husband is wicked. Ó lè jẹ́ pé o sọ But wicked is a very strong word. And I pray. Ìgbà The Lord will see you through. The next question says, My husband come back late in the night. Every day he has a meeting, come back by midnight. And I prepare food and sit on the table. But anytime he comes back from whether 1, 2 a.m., he will wake me up in the night. If you can do anything to help him come back home early, try it. And you need to come to agreement that if he comes late and you are sleeping because the following day you are going to you are going to go to work, plead with him to always eat food. Put your food in the warmer mo mọ̀ tó máa ń pẹ́ ní ìtòsọ̀ pé mi náà mo lọ sí iṣẹ́ ìjọ kejì. Plug into a socket that makes the food take on warming when even you are asleep. Àwọn ẹ̀rọ pápá ọ̀sẹ̀ kò lè lò láti mú kí oúnjẹ náà kó máa gbóná tó tó ní kọkàn náà dé. And ask him to please allow you to have some sleep. Ìjẹ́ kò rọ̀ pé kò jọ kó jẹ́ oró oorun tìrẹ sùn. Husbands who normally go home consistently, this one says consistently coming back home late aláàbí sọ pé ọkọ mi máa ń fẹ́ dé ní gbogbo ìgbà lójoojúmọ́ ó ti tẹ̀sán lójoojúmọ́. please whatever drives you out to stay late almost every day I pray the power of God will bring you back home. Sọ́dọ̀ ìwà ọkọ̀ ọ̀sẹ̀ lòun fọ́nṣẹ́ ọ̀sẹ̀ tó máa ń jẹ ọ̀sẹ̀ òfẹ́ wálé agbára Ọlọ́run yóò mú ọ padà lórúkọ Jésù. Another thing I will ask that sister. What did you do to your husband? That makes him to be coming back home late. Try and repent of that too. Ẹ̀wọ̀n orúkọ àlàkò ní eléyìí. Praise the name of the Lord. Ẹ̀kẹ́ àlejò. Number three question. Ìbéèrè kẹta. Is it biblical to marry a man whose late wife had children for him? Jẹ́ ohun tó bá bẹ̀rẹ̀ mú láti fẹ́ ọkùnrin kan fẹ́ tó rẹ̀ tẹ́lẹ̀ ti kú. Tó kú mọ́ kó tó kú. It's a very very good question. Ṣé ìjẹ́ ìbéèrè kẹta? Ṣé <laughs> ìjẹ́? Uh, the Bible does not have a place for a widower. Sẹ́ni you ní you fún ọkùnrin tí aya rẹ̀ ti kú. As you know, you marry a man that God approved for you to marry. Òfin ọkùnrin ọ̀ṣọ́ ọlọ́run fọwọ́ sí pé kí o fẹ́ ni. So if you want to marry a man whose wife has died. And have children. You must sit down with the man. And discuss the implications of what would happen after your marriage. And if I want to say it from, from part of my experience, the man must make sure he helps the children to understand why he wants to remarry. And to ask the children to approve him, agree that you need to get married because you need someone that will take care of you buying their house. Kí àwọn mìíràn sì gbà pẹ̀lú rẹ̀ kọ́ sì pé nítòótọ́ onílẹ̀ ẹlòmíràn tí máa tọ́jú òun nígbà tí àwọn ìbá ti lọ. marries a woman and does not tell that woman everything, every important thing about his life that when it's being found out it will be a problem It's not right. ọkùnrin yóò sọ ẹgbẹ́ kò so gbogbo fún aya rẹ̀ kó tó di tó tẹ táwọn ìlú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ yìí eléyìí yóò sọ. there is a challenge in every aspect of life. tí gbogbo ayé ìlàtí ní ìkéde àkọsàbí òmíràn. when you marry newly as a man that does not have a wife or husband also a lot of challenges. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè man who has children before or a woman who has children before there are challenges that can be resolved through discussion and loving one another. praise the name of the Lord. hallelujah. Praise the Lord. Ẹ hallelujah. The first question here. Is can a woman or a man remarry even when each of them is still alive? When you look at When you look at uh, Matthew chapter 19. I read the sixth. Màkà ẹsẹ̀ Wherefore. Nítorí náà. They are no more twins. Ọ̀sìn ṣe méjì mọ́. But one flesh. Bí kò ṣe ara kan. What therefore God has joined together. Nítorí òun náà ṣe Ọlọ́run bá ti. Let not man put asunder. Bí ènìyàn ṣe má ṣe yà wọ́n. Marriage is the ministry of God. Ìgbéyàwó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ti Ọlọ́run. Once you are married, you are married forever. Ní kéré tẹ bá ti And when you look at Romans chapter seven. Ṣé báwo ni Róòmù oríkejì rẹ̀? Verses two and three. Ṣé Róòmù oríkejì? Romans. Ṣé Róòmù oríkejì? Chapter seven. Oríkejì rẹ̀ ẹsẹ̀ ìkejì àti kẹta. Verses two and three. Ẹsẹ̀ ìkejì I will read from here. Àkàrà ti báyìí. Ìfẹ́. For the woman which has an husband. Is bound by the law of her husband. so long as she lives. But if the husband is dead. She is loose from the law of her husband. So then. Yeah. While her husband liveth. She be married to another man. When her mm. husband is dead and she be married to another man, ẹbí ó bá ní ọkọ náà nígbà ọkọ rẹ̀ bá wà láàyè. She shall be called an adulteress. Màṣá àgbàlẹ̀ á òkè. E. But if her husband is dead, ọjọ́ ọkọ rẹ̀ bá kú. She is free from that law. Ó gbọ́ lọ́wọ́ òfin náà. So that she is no more adulteress. Yóò jẹ́ pàṣágà. Though she be married to another man. Bí ó bá ní ọkọ mìíràn. Once you are married. Kékeré tẹ bá ti. It's only death. Ìdíkú nìkan tó so that can separate Christian marriage. Ó lè fún wọn níyà àwọn tó bá jẹ́ kìsẹ́nì. The next question. Béèrè tó Is it true? Ṣé o That some men can, can't make it until they marry. Àwọn ọkùnrin tó wà sẹ́kùn ò lè rí bá jẹ́ àbí ká máa ń yin aya nílé. Church is it true? No, it is not true. As long as that man lives a holy and righteous life. Ní ògbà tí arákùnrin bá ń gbé ìgbàyé mímọ́ tó sì jẹ́ òdodo. He can make it at any age. Ìgbàyé òun ló lè fi ṣe àrírí bá ṣe ní ọjọ́ lẹ́yìn rẹ̀. Whether before or after marriage. Bí akótó ṣe gbéyàwó tàbí lẹ́yìn tó ṣe gbéyàwó tán. Another question. Ìbéèrè mìíràn. In a situation. Nínú ipò tí wọ́n Where a couple is married with bed undefiled. Ní ọkùnrin yẹn wọ́n ṣègbéyàwó láì fún àbàwọ́n báyìí ṣe jà sí. At all till now. Títí di àkókò yìí. They are still seeking for the fruit of the womb. Ṣé wọ́n ti wo ju I want to tell you men and women of God. Children are the heritage of God. You need to be patient with your partner. When the time comes, People will gather together to celebrate your God with you. So God is able to do all things. Ohun gbogbo ni Ọlọ́run wá lè ṣe. We just need to be patient with him. He's going to visit your home in the name of Jesus. Yóò bẹ̀ ilé ìwò ní orúkọ Jésù. Another question. Ìbéèrè mìíràn. A marriage without the full bride price. Ìgbéyàwó tí a ṣe orí ní kíkún. Before the church wedding. Ṣáájú pàṣírí ìjọ ti ọlọ́run. so that you will not become a thief. tó má wàá di olè. go and pay it in full. lọ san owó orí náà ní kíkó. you wife so that you will not become a stolen property. ìwọ ìyàwó kò má di ohun tí a jí gbé. tell your husband to pay in full. sọ fún ọkọ rẹ kó san owó rẹ owó rẹ ní kíkó. then you come for correction marriage. wàá lè wá ṣe àtúnṣe ìgbéyàwó. praise the lord. ẹ ṣe hallelujah. I think I can still answer one more. Five minutes. If you realize a month to your wedding, wedding, that the partner is not the right person. Sọ́jọ́ ó kò sí kọ́kẹ́ ẹ̀ṣẹ̀ ìgbéyàwó rẹ̀ wá láì pé ẹni tó fẹ́ fẹ́ ìkọ́ yẹ kó fẹ́. Should you go ahead with another partner? Ṣé o yẹ kó lọ fẹ́ ní kò wẹ́ lọ? You are previously dating. Ètò tí ń fẹ́ tẹ́lẹ̀ rí kó tó di onítọ̀. Or what do you do? Tàbí kí ni o yẹ kí o ṣe? The Lord will, the deliver this man. Ọlọ́run yóò gbà ń sẹ́ni tó kọ you have two people in your mind. Òun tó túbọ̀ sí èèyàn méjì ló wà lọ́kàn rẹ̀ pé ṣé yóò ṣe ni tòun yóò ṣe ni. If you know that you cannot go ahead with that. The best thing for you is to go back to God in prayer. Let God speak for you. The will of God is the only will that can be permanent in your life. Ìfẹsẹ̀ Praise the Lord. hallelujah. God bless you. Ọlọ́run Good morning, everybody. Àti gbogbo akówúrọ̀. The first question here says. Ṣé àkọ́kọ́ báyìí? I am a Christian. Mo jẹ́ Kìsẹ́nì. But married to a Muslim. Wọ́n Mùsùlùmí ni mo fẹ́. But it does not stop me from coming to the church. Síbẹ̀ ọkọ mi yìí ò ní pé kí n máa wà sí Ọlọ́run mi nílé. What can I do to win a soul? Kí ni mo lè ṣe láti lè jèrè ọkàn rẹ̀? But he also can be coming to the church. Tóun náà pàápàá lè máa wá sí ìjọ ti Ọlọ́run. Very simple. Eléyìí jẹun tí ó rọrùn. First Peter chapter three. Pétérì kìíní orí kẹta. Verse one. Has given us the principle there wives should be in subjection to their husband. Ṣé àwọn aya kan tẹ ìgbà fún àwọn ọkọ wọn? That if they don't obey the word. Bẹ́ẹ̀ni fún ọ̀bá jẹ sí ọ̀rọ̀ Ọlọ́run. That through your conduct. Nípa ìwà yín pàápàá. Your Christian life. Ṣé ayé kìkẹ́ ṣe ń gbé? The way you live as a child of the kingdom. Ọ̀rọ̀ tí ń ṣe ìjà ayẹyẹ ọmọ ìjọba Ọlọ́run. They can be converted. Ìlú kan bẹ́ẹ̀ ká kọ́ lè yí kalẹ̀. So your life, number one. Nínú ìjà ayé rẹ̀ àkọ́kọ́. Then intercessory prayer. And I tell you that the God of mercy, who wants every man saved and come to the knowledge of the truth, will touch him in Jesus' name. The second question here says, if your wife does not want you to have sex with her, and, and you have the feeling, what can you do? Any man fail in this regard. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa ń kùnà ní ọ̀nà yìí. They only want to jump on their wife. Wọ́n kàn sáré bẹ́ẹ̀ jẹ́ ìjàdù aya wọn ni. But it starts from you making your wife happy. Ohun àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ fi ká mú kí inú aya kí ó dùn sí ọ. It starts from the heart. Lọ́tẹ̀ láti inú ọkàn. If you don't make her happy. Kí inú aya rẹ̀ bá dùn sí ọ gẹ́gẹ́ bí ọkọ. The heart is burdened and it, there's no joy there. I will not deceive you. There will not be any feelings. So you need to correct your own attitude. And the way you treat her. You must you must treat her as a queen. You must pamper her. You must know how to buy gifts for her. And help her at home if necessary. Tó bá You will see. Àwárí. That she will change. Ṣé yóò yí Amen. When you have a husband who talks too much, tó bá ní ọmọ gẹ́gẹ́ asọ̀rọ̀ jù ní. And is quick to quarrel. Ó sì máa ń tètè yíra láti bá èèyàn jà. What can you do? Ìwé àná tí ó ṣe kẹ́rì gbèsè. Prayers. Àdúrà lórí ìyànjú ẹ̀. And you to be careful. Kò sì máa ṣọ́ra rẹ. Pray more for him. Àdúrà fún kẹ́rì ọkàn. And the Lord will intervene. Ìgbà yóò ti dá sí ọ̀rọ̀ yìí. In the name of Jesus Christ. The fourth, the fourth question. Ìbéèrè Apart from child rearing, What other good things can a woman do? What other good things can a woman offer in marriage? This notion must be corrected. The primary purpose of marriage is not for childbearing. bearing. It is not for childbearing. The primary purpose. For marriage, from the perspective of the Almighty God, is as God wants both of you to come to that pedestal of divine love. Ah, and begin to show love to each other. And the second purpose is to help each other to discover your destiny and fulfill your destiny. And the wife and the husband must pattern their home and marriage according to divine ordinance. So the woman has all sorts of things to offer. Nínú obìnrin náà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti. Love, joy, peace, understanding. Ṣé ayọ̀ ìfowópamọ́. Support. Àti àtìlẹ́yìn. Another question to Ìbéèrè If you are if you are the husband of a close friend. Tẹ́tọ̀ In a compromising situation with another woman that is you are going out with a friend of your wife tí a bá rí ọkọ ẹlòmíràn tó wá ń bá ọ̀rẹ́ tirẹ̀ ṣe lọ́bi tí kò sọ. do you tell her. ṣé yẹ kó sọ fún ọ̀rẹ́ rẹ yìí. yes. bẹ́ẹ̀ni. confess your wife. jẹ́wọ́ fún aya rẹ̀. and ask for the grace of God. ló ti lè to live as a true husband. láti lè gbé gẹ́gẹ́ bí ọkọ òṣìṣẹ́. and the blessing of the Lord will be upon your life. bẹ́ẹ̀ni nìkan yóò wà lórí ayé rẹ. in Jesus' name. lórúkọ One moment quickly, my husband gets angry easily. Kíákíá ọkọ tèmi máa ń tètè bínú. And like to quarrel with people. And in order to keep my own. I support him. Is that right? No. Rárá o. It is not right. The Bible says in Ephesians five eleven. Ṣé ìṣọ́ That have no fellowship with unfruitful work of darkness. Ká But rather reprove them. And the second thing I need to ask you. What are you doing to help that man? Kí ni olóòtú òun ṣe láti lè ran ọkọ yìí lọ́wọ́? men get angry because of stress. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin náà máa ń bí lẹ́tà tí wọ́n ti ní ohun tó ti ní wọ́n lára. So you must try also as a wife. Lórí ìwọ náà gbọ́dọ̀ gbìyànjú ẹ̀rí aya. To create a conducive atmosphere for your husband. Láti ní pé àti àyíká ọkọ rẹ̀ bákan ó rọ̀ And lastly, ìṣègbẹ̀yìn. Pray. Kàdúrà. That the Lord will help him. Ṣéjú olúwa kí òun lọ́wọ́. To cultivate the fruit of the spirit. Má ṣe ní èso ẹ̀mí. God bless you tọ́lọ̀ tó kù sí. Praise the Lord. Hallelujah. The first question here says, ìbéèrè àkọ́kọ́ nìyí wípé, What should I do? Ó ní kí ni kí n ṣe in my marriage where both, both spouse had agreed to do a particular thing collectively and one of the spouse Cultivate the habit of always confirming with her mother or his mother before fully backing the agreement. wọ́n ní kí ni tí àwọn ṣe tó ṣe pé nígbà tí lọ́kọ láya tó bá ti pinnu láti ṣe nǹkan papọ̀ nígbà gan ni bóyá ọkọ tàbí aya á lọ bá ìyá rẹ̀ láti gbèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ tó tó di pé ó ṣe ohun tí ọkọ àti aya tí wọ́n ti pinnu àtijọ́ ṣe. this is basically allowing third party to come into your relationship. eléyìí jẹ́ gbígba ẹnìkẹta láàyè láti wọnú ìgbéyàwó yín wá. We had earlier in the morning àti gbọ́ ní òwúrọ̀ tẹ́lẹ̀ that the man will leave his mother and father wípé ọkùnrin yóò fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ and will cleave to his wife á sì dùrù mọ́ aya rẹ̀ and both of them will become one. àwọn méjèèjì wọ́n sì dùnmọ̀ di ẹnìkan. So when you get married, nítorí náà bí ẹ bá ṣe ìgbéyàwó, you do not need a third party. Ẹ ò nílò ẹnì kẹta nínú rẹ̀ into your relationship. Nínú ìbáṣepọ̀ yín, bringing third party, gbígbà ẹnì kẹta láàyè is allowing for friction. Òun ni yóò gba ìjà, yóò fi àyè sílẹ̀ For advice that might lead to confusion. Àti fún ìgbaninímọ̀ràn yìí tó lè mú ìdàrúdàpọ̀ wá. So we should not go back to our parents. Nítorí náà kò yẹ kí a tún máa padà lọ́dọ̀ àwọn òbí wa mọ́. And that's why marriage is for matured people. Ìdí sì rèé tó ṣe pé ìgbéyàwó ó wà fún àwọn tí wọ́n ti tójú bọ́ nípa ti ẹ̀mí. People that are emotionally matured. Àwọn tó ṣe pé nípa ti èrò wọ́n ti jẹ́ ẹni tó tójú bọ́ that can take their own decision. Àwọn tí wọ́n lè ṣe ìpinnu wọn fúnra ra wọn. The second question says, how must a husband having confirmed that his wife is engaging in extramarital for forgive and unify the home. wọ́n ní báwo ni ọkọ ṣe kíyèsí wípé ìyàwó òun ó ṣe ìṣekúṣe ní ìta báwo ló ṣe máa tó fi súnmọ́ máa bá gbé pọ̀ nínú ilé papọ̀. I know this is a very touchy area. Mo wípé lẹ́yìn jẹ́ ọ̀rọ̀ tí ó In fact, the man also is not supposed to engage in any extramarital affairs. Kódà àti ọkùnrin kò yẹ kí wọ́n máa ṣe ìṣekúṣe ní ìta mọ́. But when we meet or find ṣùgbọ́n nígbà tí èèyàn bá wá rí tàbí tí ó fèsì tàbí tí ó rí that our spouse is engaged in extramarital affair how to ọkọ tàbí ayọ̀ àwọn ó ṣe ìṣekúṣe ní ìta. how should we approach it. báwo gan ni èèyàn ṣe máa gbájúmọ́ ọ̀rọ̀ yìí. of course extramarital affair by a couple will be classified under adultery. nínú àlè níta a lè a lè ká sí kéèyàn máa ṣe àgbèrè. And adultery is one of, not one of the grounds for divorce. Bẹ́ẹ̀ni, panṣágà àbí àgbèrè kìí ṣe ọ̀kan lára àwọn tí a fi lè kọ ara wa sílẹ̀. In fact, there is hardly any ground for divorce. Kódà gan kò tilẹ̀ sí èrè ìdí tí a fi lè fi gba kíkọ ẹni sílẹ̀ láàyè. Because Jesus said in Mark chapter ten, ìtòrí Jésù wí nínú ìwé Mákòrí ìkẹwàá, that uh, the beginning. Wípé ní àtẹ̀tẹ̀kọ́ṣe, he made them male and female. Ó dá wọn takọ tabo. And once you are married, àti pé ní kété tí ẹ bá ti ṣe ìgbéyàwó. No man is supposed to pull that marriage asunder. Kò sí ẹnikẹ́ni tó gbọdọ̀ pín ìgbéyàwó àwọn tó gbọdọ̀ sí ká. Not even the married couples themselves. Kódà ìjọra àti lọ́kọ láyé àyè ògbà wọn láti ṣe eléyìí. Adultery is not supposed to be named amongst us as believers. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò yẹ kí a máa rí panṣágà láàrin wa. As Christians is something that should not be named or had at all amongst us. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì kì í tilẹ̀ ṣe ohun tó yẹ kí a máa gbọ́ tàbí kí a máa rí nítòsí wa somebody falls into adultery. wá sínú àgbèrè ṣíṣe. Mo ṣe A gbọ́dọ̀ Mo ṣe A ní láti and let the marriage move on. Ṣé àtijọ́ kí ìgbéyàwó ọ̀hún tó tẹ̀síwájú? Because when you divorce, nítorí bí ẹ bá ń kọra yín sílẹ̀, then you now run into a problem. Olúwa rẹ̀ wá sí wọnú ìṣòro of not being able to marry another. Tí kò ní lè fẹ́ ẹlòmíràn. Because your existing wife is still alive. Nítorí ìyàwó tí ẹ fẹ́ tẹ́lẹ̀ ó sì wà láàyè. Or your existing husband is still alive. Tàbí ọkọ ẹni náà tó ti ní tẹ́lẹ̀ ó sì ń bẹ láàyè. So let's keep our marriages. Nítorí lè jẹ́ kí a mú sí ìgbéyàwó wa. And if our partners fall into adultery, we should forgive. Tó bá sì ṣe pé ẹnì kejì wa ọkọ tàbí aya ó ti kú sínú àgbèrè, ẹ jẹ́ kí a dájú. The third question is, what can someone do when he marries an unteachable wife who wants to take you for granted? Actually, in any marriage relationship, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká sọ pé kí ni tí ènìyàn ṣe nígbà tó bá fẹ́ ìyàwó tí kì í dẹ́kọ̀ọ́ láti máa fi ọwọ́ yẹpẹrẹ mú. We should not take each other for granted. Nínú ìgbéyàwó, a kò gbọdọ̀ máa fi yẹpẹrẹ mú ẹnì kejì wa. times Christians fall foul of this. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn Kìrìsìtẹ́nì wọ́n máa sínú eléyìí. Christian Púpọ̀ gan nínú àwọn obìnrin Kìrìsìtẹ́nì they think because their husbands are pastors or are very renowned men of God. Wọ́n á ní nítorí ọkọ wọn ó jẹ́ olùṣọ́àgùntàn tàbí ó jẹ́ ènìyàn tó ti dúró gidi nínú ọ̀rọ̀ Ọlọ́run. They man may not do anything. Wípé ọkùnrin yìí kò lè ṣe ohunkóhun fún wọn. And so they tend to want to take them for granted. Nípa bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ohun tó bá wù wọ́n. The marriage will not break down. Ìgbéyàwó yìí ó máa ṣubú. May not break down. Ó ṣe ṣe kí ìgbéyàwó má tún ká. For the man will start developing affection for someone else. Ṣùgbọ́n ọkùnrin ọ̀hún á máa ní ìfẹ́ sí ẹlòmíràn. So we shouldn't drive our husbands out. Nítorí náà kò gbọdọ̀ lé àwọn ọkọ wa jáde. And we shouldn't drive our wives out. Bẹ́ẹ̀ náà ni a ò gbọdọ̀ lé aya wa jáde. Our behaviour and our conduct. Nípa ìwà tàbí ìṣe wa. Praise the Lord. Lastly, in a church, we have men who have their wives and they in church, and yet they are going about with other women. Nínú ìjọ a rí àwọn àwọn kan tí wọ́n ní aya wọn ṣùgbọ́n wọ́n tún tẹ̀lé àwọn obìnrin obìnrin òmíràn kiri. Um, this means even some of them are workers. I don't know about that, but then we should not allow ourselves to be so named. Ẹnì yìí sọ pé kó dàgbọ́ lára àwọn owó tí ò sì tẹ́ nínú ìjọ, a ò mọ̀ nípa ilé yìí, ṣùgbọ́n a kò gbọdọ̀ jẹ́ kí a dárúkọ wa nípa àwọn nǹkan báyìí. While that are uh, in church and their husbands are parading themselves with other women should be bold enough to tell the church authority. Àwọn aya tí wọ́n wà nínú ìjọ tí wọ́n rí pé ọkọ wọn ó ń gbé àwọn obìnrin òmíràn kiri tí wọ́n ní ìgboyà láti wá sọ fún àwọn aláṣẹ nínú ìjọ. And the church authority will take appropriate steps. Àwọn aláṣẹ nínú ìjọ wọ́n ti gbé ìgbésẹ̀ tó tọ́ to make sure church relationships are terminated forthwith láti rí wípé irúfẹ́ ìbáṣepọ̀ bíbí obìnrin kiri yìí látọ̀dọ̀ ọkọ wọn wọn mú òfin dé bá a. Okay, somebody wants to know if correctional marriage is biblical. Ẹnìkan fẹ́ mọ̀ bóyá ṣíṣe àṣeṣe nínú ìgbéyàwó bóyá ó bá ti bíbélì mu. Correctional marriage that we conduct in this church is basically for people who are who have not properly married their spouses, either they've been living together without marriage, non-payment of dowry, No form of marriage at all. Ṣíṣe àṣeṣe nínú ìjọ tí a máa ń ṣe nínú ìjọ yìí, ó wà fún àwọn tí wọ́n kàn fẹ́ ara wọn, bọ̀ ṣe ìgbéyàwó, bọ̀ sanwó orí, wọ́n kàn fi ara wọn mọ́lẹ̀ wọ́n sì jọ ń bára wọn gbé. Or people who got married in the registry. Àbí àwọn tó ṣe pé wọ́n lọ sí ilé ilé ẹjọ́ láti lọ ṣe ìgbéyàwó. And did not have ministerial blessing. Tí wọ́n ti gba ìbùkún sí ní ìjọ. So there is nothing unscriptural about what we are doing here. Nítorí náà, ohun gbogbo tí a ṣe níyì, ó bá ti Bíbélì mu. And somebody who is pregnant, who is a single girl that is pregnant, will not hide under correction marriage. Àti pé obìnrin tó jẹ́ ọ̀dọ́bìnrin tó wá lọ lóyún kò lè sápamọ́ sí abẹ́ wípé òfẹ́ ti àṣeṣe nínú ìgbéyàwó. The church will appropriately sanction such people. Ìjọ ó máa fi ìyà jẹ irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Praise the Lord. Ẹ ṣe hallelujah. Praise the Lord say hallelujah. Shout hallelujah. Ẹ say hallelujah. Please, uh, we can see, if you still have questions, you can write to them. Ẹ jọ̀wọ́ bí ẹ bá sì ní ìbéèrè, ẹ sì Kindly write them and hand them over to our ushers. Ẹ jọ̀wọ́ ẹ fọwọ́ jáde kí ẹ sì fi lé àwọn aṣọ́nà wa lọ́wọ́. Uh, The questions shall still be answered even if not today. A máa dáhùn àwọn ìbéèrè ọ̀hún kódà lọ bí àbájọ ìdáhùn rẹ̀ lónìí. We shall continue from where we stop at the next occasion. Ibi tí a bá dá dúró sí yìí, a ó tẹ̀síwájú ní ọjọ́ òmíràn. So please still write down the questions you have in mind and hand them over to the ushers. Nítorí ilẹ̀ sì lè máa fún àwọn ìbéèrè tí ẹ bá ní lọ́kàn kẹsì máa fún àwọn aṣọ́nà wa. So that you don't forget them. Kí a má bàa gbàgbé wọn. We have some questions here. A ní àwọn ìbéèrè kan níyìí. He says, is it compulsory for a father who has four children to marry another wife at the age of 80? It is not compulsory. Although the person who asked the question did not tell us whether the wife Béèrè kejì. If unmarried people fall into immature sex. Wọ́n ní bí àwọn tí wọn sì ṣe ìgbéyàwó bí ẹ bá ṣubú sínú ẹ̀sẹ̀ ìṣekúṣe. And however they have not heard from God to marry. Àmọ́ tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò tí ì láti ọ̀dọ̀ Ọlọ́run bóyá kí wọ́n fi ara wọn. Please what can they do? Wọ́n ní pé kí ni kí wọ́n wá ṣe. If you don't hear from God, you don't have to marry. Tẹ́ ò bá gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kò yẹ kí ẹ ṣe ìgbéyàwó You are exposing yourself to serious danger. Olúwa rẹ̀ tú ara rẹ̀ sílẹ̀ sí ewu tó le. In the first place, it is too bad that they went ahead to have sex even without getting ready to marry. Ohun òmíràn ni pé ó jẹ́ ojú burú jù pé wọ́n wá lọ ní ìbálòpọ̀ nígbà tí òfin ṣe tán láti ṣe ìgbéyàwó. That one is sin of fornication. Eléyìí jẹ́ ìṣe àgbèrè ṣíṣe. They need to break that relationship immediately and they must not continue that kind of action lójú ẹsẹ̀ ní kí wọ́n tú irúfẹ́ ìbáṣepọ̀ bẹ́ẹ̀ ká sí gbọ́dọ̀ sí sí pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ mọ́. and they should go to the Lord and repent of their sin and their iniquity. wọ́n sì tọ́ olúwa lọ kí wọ́n ronú kú àdàpọ̀ nínú ẹ̀ṣẹ̀ àti àṣírídé wọn. and ask the Lord to restore them. kí wọ́n sì sọ fún ọlọ́run pé mo dá wọn padà bọ̀ sípò. the same person asked another question. ẹni yìí náà tún béèrè béèrè mìíràn. What is the likely example to to hear or see to be sure they are accepted to marry. Wọ́n ní kí ni àwọn ohun tí wọ́n lè rí tàbí tí wọ́n máa gbọ́ tí ó máa fún ọ ní ìdánilójú wípé wọ́n fi àyè gbà wọ́n láti fi ara wọn. You are asking how do you confirm that the Lord has approved for you to marry this person or that person. Ẹ wípé báwo ni èèyàn ṣe lè fi tìrẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run ti fi ọwọ́ sí pé kí èèyàn fẹ́ ẹni yìí tàbí tó fẹ́ ẹni náà. You need to pray very seriously. Ẹni náà nílò láti gba àdúrà gidigidi. There are many ways that God talks to his people and confirm whether they should marry this person or that person. Ọ̀gọ̀rọ̀ ọ̀nà ni Ọlọ́run ti máa ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ láti fi tìrẹ̀ múlẹ̀ wípé ṣé ilé yìí tàbí tó máa fẹ́. To come by dream. Ó lè wá nípa àlá. will come by vision. Ó lè wá nípa ìró. will come by prophecy. Ó lè wá nípa àkọsílẹ̀. It could be circumstantial or situational. Ó lè jẹ́ bí àwọn ìkòkò tó kàn máa ṣẹlẹ̀. It could be a combination of these factors. Kódà bó lè jẹ́ àkójọpọ̀ àwọn ohun tí a mẹ́nuba yìí. It could be the rescue from the Lord. Ó lè jẹ́ from the word of God. Ó lè jẹ́ tààrà láti ọ̀dọ̀ Ọlọ́run láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá. And also, you find that you will need to have certain amount of love and affection or inclination towards such person. Because whoever you want to marry, there must be some attraction between you and the person. So when you are not certain that what you are seeing, maybe the relation you are getting, when you are not too certain about it nígbà tí ó bá kò ẹ ò wá ní ìdánilójú pé àwọn ìrántí ẹ̀rí tàbí àwọn ohun tí ẹ̀rí pé kò dánilójú tó. You can involve other servants of God to help you to pray and to confirm because the Bible says at the mouth of two or more witnesses say a matter shall be determined. Ẹ lè wá fi ọ̀rọ̀ ọ̀hún tó èèyàn Ọlọ́run létí láti fi mọ̀. Pẹ̀lú Bíbélì sọ wípé láti ẹni èèyàn bíi méjìdínlẹ́ta ni a ó ti fi jọ̀rọ̀ òun múlẹ̀. Next question. What do you do as a wife when your husband tells you what he wants to do? and he objected to it. Ohun ìbéèrè mìíràn sọ pé kí ni ẹ máa fi gẹ́gẹ́ bí aya ní ìgbà tí ọkọ yín bá sọ ohun tí ẹ fẹ́ ṣe sí i ṣe bá ti kàkú pé kò rí bẹ́ẹ̀. He becomes angry and says what if he didn't tell you and he does what he wants to do without telling you. Tí ó wá bínú tó sọ pé tí òun bá sọ fún yín kọ́ tó sì ṣe ohun tó fẹ́ ṣe láti tó wá fi tòun nílé tí wọ́n. He say what should you do as a woman of God? Wọ́n ní gẹ́gẹ́ bí obìnrin Ọlọ́run pé kí ni kí ẹ̀ òṣìṣẹ́ ènìyàn máa ṣe. Number one, you need to pray more. Èyí àkọ́kọ́ ni pé láti gbàdúrà sí. Ask the Lord to touch the heart of your husband to lis ten to you. Ẹ sọ fún Ọlọ́run tó fọwọ́ kan ọkọ ọkọ yín láti máa tẹ́tí sí yín. There may be no sense in engaging in argument and fighting. Kò sí ọ̀rọ̀ kò sí ọgbọ́n nínú kẹ́ máa ṣe àríyànjiyàn tàbí kẹ́ máa jà. I will advise that you look for a time when that man is in a good mood. Ó gbà yín níyànjú pé kẹ́ wá àkókò kan tó ṣe pé inú ọkùnrin yìí ń dùn. At a time when he listens to discussion. Ní ìgbà tó máa ń tẹ́tí sí àmọ̀ràn. And ask the Lord for wisdom I begin to explain to him the reasons why you give this kind of suggestion, that kind of suggestion. I believe that if you have taken time to pray in the presence of the Lord about these issues, the Lord will give you opportunity to talk into her heart, his heart, and then he will begin to listen to your suggestion. It will be a wonderful, it will be a strange marriage when you find one that never has disagreement or misunderstanding. Ìgbésí The couple are strangers from different backgrounds. Àwọn lọ́kọláya wọ́n jẹ́ àjèjì láti ìpìlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wá. Different exposures and different education. Bẹ́ẹ̀ni, bí wọ́n ṣe kàwé sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àti ohun tí wọ́n mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ sí. So disagreement will definitely come. Nítorí náà ìgbọ́ra ẹni yé ó ti di dandan ó máa wáyé. It is how you handle them that matter. Àmọ́ bí èèyàn bá ṣe wá gbé ìyẹ̀wò gan ló wá ṣe dandan. You must ask God for wisdom. Ẹ gbọ́dọ̀ ọgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run wá. To know how to handle them. Láti mọ bí ó ti yẹ ilé àti ó yẹ kí ẹ kọ sí. And also there is no relationship without For there is no perfect believer anywhere. Nítorí kò Praise the Lord. hallelujah. Shout hallelujah. Ẹ hallelujah. If you have been blessed by listening to this morning's teaching and the answer to questions, shout louder, hallelujah. hallelujah. Hallelujah. We have heard. Ẹ And we have jump started this today. Bẹ́ẹ̀ a But you still ask questions. Send them to the usher to us. Ẹni mm. Subsequent meeting these questions will be tackled. Ní There is also a happy home ministry. And a marriage counseling unit. You can always go Thank you so much, uh, our panel for this morning. May the Lord continue to give you more wisdom. Amen. All eyes closed. As many people as are married here, even if you are not married. it is safer to even pray. You will open your mouth like fire and like thunder. Ẹ ó la ẹni níbi iná àti bí àrá. I fire back. Mo tá pa. Every arrow fired against my home. Gbogbo ọ̀fà tó ta. In the name of Jesus. Ní orúkọ. Let's open our mouth and begin to pray like that. Ẹ la bẹ̀rẹ̀ sí gbàdúrà bẹ́ẹ̀. makatenda ya bosentera In Jesus' name we pray. That power! Ìwọ agbára of polygamous witchcraft have against my marriage. Die in the name of Jesus. Who open the mouth and declare against that power? witchcraft. Ìwà agbára jẹ́ ìdílé olórogún. Àsálẹ̀ against my marriage. Tó ń yàn dá ìdílé wọn jù. Kú ní orúkọ Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù lásán. You will not shout this in violence. Ẹ wá kí ìpele pẹ̀lú ìkanra. Marital cages ìgbéyàwó. You are a liar. Irọ́ rẹ̀. In the name of Jesus. Ní orúkọ Jésù. Thank you. Exchange it. In Jesus' name we pray orúkọ Jésù lágbàdúrà. A loud amen. Àmín